لا إله إلا هو عليك بسم الله الرحمن الرحيم لأولي الأمر إلا في مريدة الشتاء والصيف فليعبد رب هذا البيت الذي يسمعه من نور وآمنه بالنور آمين صلوا على النبي الكريم صلى الله عليه وسلم صلوا على النبي المصطفى صلى الله عليه وسلم Ah. Ẹmọ̀ ẹja. Sọ́lọ́ rẹ̀ gbogbo náà ni kí ajọ Sallallahu alaihi wa sallam. أذاكره أبي بن بكر صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على ياسين صلى الله عليه وسلم صلى الله على طه صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم اللهم صل وسلم على حبيبك المصطفى وعلى آله وصحابه والهدى والتقى والنقى والنهى wọ́n jẹ́ ni mímọ́ Ọlọ́mọ́ta fi ìtàfẹ́ lé wa lọ́wọ́. Gbogbo bùkátà ọlọ́mọ́ta fi lé wa lọ́wọ́. Ọlọ́mọ́ta dáwọ́ papọ̀ báwọn ẹni rẹ̀. Allahumma bí sọ́lá ti wọ́n sọ́lá. Ọlá àkẹ́ ọlá àkẹ́ tàà tọrọ ومن وجوده نبي وعلم الشهود مولانا الرسول الكريم اللهم بارك في جمعنا وفي حضرنا وفي مديرنا الشيخ محمد تاج الدين اللهم رحمه اللهم وبارك في تلامذته kéwú ọlọ́mọ́sàgbà lọ́jà mọ́lá àti gbogbo jàmáà wọ́n وأزواجه وأبنائه àtàwọn àyàwó àtàwọn ọmọ ọlọ́mọ́ta fàlbákà àtàwọn òbí wọn ọlọ́mọ́ta fàlbákà jọ́nà àjẹ́sí alímú wọ́n ọlọ́run gbogbo bùkátà wọn lọ́mọ́ àkọ̀dírọ̀ ó sì lè bí yà rẹ̀ wáyé alẹ́gbẹ̀ sí rọ́ ó sì nira fún ọlọ́run ọmọlẹ́lọ́hùn máa rẹ̀ ibi kọ̀dọ̀ ìhàjẹ́sí wọ́n ọlọ́run mọ́ta fílẹ̀ bí balẹ̀ kó bá bí àbùkátà rẹ̀ وتقديم السرور ولمدى يوم شرور وتكفير الذنوب وشبع فريد يولو وستر العورة وشبع فاشير لمطلع وبارك اللهم في إجابة دعائه ولو أدعى تبقى فبارك ذلك قدير وبالإجابة جدير ولو تتكبر لا حول ولا قوة عليكم ورحمة الله تعالى وبركاته Látorí àfáwà Àṣíṣà Bùrẹ́mì, Ambassador, Ọbídórí àfáwà láàrin Bọ̀bá Abúràmán báyé ti máa tí wọ́n máa kún wa lé gbogbo báyìí. Àwọn ẹ̀dọ́rí gbogbo ẹ̀yà àfáà ìgbàmà dákọ̀ nílọ́pọ̀ kan, àbá àbúzẹ́ mẹ́rin wọ́n jù sí mẹ́rẹ́ tí ó ti bá dákọ̀ lómìnì wọ́n yẹ kárí gbogbo ẹ̀yìn àti bàbá mọ̀tẹ̀bú tó ápùlàwù gbogbo kí gbogbo àwọn ọkùnrin pátá àkí àwọn àyàwó àgbà ẹjẹ́ lásàlátù lápapọ̀ ìwọ̀n súnnà ìyá dínì ìyá agẹ́sìnga àti ìyá tí ọgbẹ́ adóyà lájá tí ìsìlámíyà ọdúnlórí ogun ẹ̀yà látà láti gbogbo ìrìn pátá àgbò lórí àwọn àfáàlé kéwú lẹ́mbẹ̀lábẹ̀ ájìtájì ọgbọ́ adó ogun ẹ̀yà ọmọ kéwú àlékún albarka ọlọ́mbà sí fún yóò tàbájò fún ti ájìtájì dúnì látàárọ̀ dalẹ́ ó tó bẹ̀ ojú bẹ̀ lọ torí pé ẹni dáadáa ni afáàtájì dún lọ́dọ̀ wa níbi àyíyàn ti máa wá sí agbègbè ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ àbí mẹ́ẹ̀dógún lórí ìlànà àdìrí àta tó pawọ́pọ̀ tí ẹ̀sẹ̀ láìmọ̀ kan tó náà lè dájú ojú ọ̀pẹ́rùn bá kí òjẹta mí mọ́ ń jọ mọ́jú kúrò lọ́dọ̀ àwọn àfáà mi wọn nígbà ìpàdé wọnú ọlọ́run ẹ̀yẹ́ lọ́rọ̀ tó al-ilmu min mahdi ila lahdi a máa kí ó láti rí ìtẹ́ àkọ́kọ́ ẹgbórí ìtẹ́gbẹ̀ ìdórí gbé alọ́sàárẹ̀ ìrìn òwò ìkẹ́kọ̀ọ́ tán ẹ̀ òun náà lẹni tí ó fi ń ro ara rẹ̀ lọ́dọ̀ ọlọ́run Ànábì ní kò lámà tọ́lá àti aláyẹ ṣamsi yẹ́ omi ọjọ́ kí yọ́ tó rùn bá yọ sóhun lámù asìdájì pé fi ẹlmà ní bá lékún mímọ̀ ìjọ náà wọ́lá bóríkà aláyẹ mi tó lórí ṣamsi jáde kẹgbọ́rùn ajẹ́pọ́jọ́ náà ọjọ́ náà sí albarka fún wọn náà jùlọ gbogbo ọjọ́ lè gbọ́dọ̀ máa lékún àlékún àwọn àjọ ni ìrìnkọ́yà ní gẹ̀gẹ̀ tákọ̀ àmọ́ níwà láàrù púpọ̀ ìgbẹ̀yàn bí gbogbo fún lọ ní kíyàn gba síwájú ọ̀pọ̀ ìgbàgbọ́ tó wá ní sáwà tó sí ní sáwà tó kọjá náà ló jẹ́ inú òsì lọ sí pẹ̀lú ẹ̀ láàrin yìí nínú kọ̀rọ̀kọ́rọ̀ rí nínú kọ̀rọ̀ ní Muhammadu ọ̀rọ̀ tó tọ́wà níbìnrin wà yìí tó wá dìta ẹwà kẹyẹ bá annabi Muhammad bábá ìsìnlá ẹwà kẹyẹ bára yí ọlọ́mọdá yí lẹ́bí ọlọ́mọdá fàtà jù lẹ́bí ìjẹ́ wà á jẹ́ akẹ́jọ ọta fínú ọgbà wa ní mọ́ríkà tó jẹ́ agolé wa ìkánná àwọn ẹ̀jẹ́ sif Adam àbákàrú ẹ̀yìn ọmọ wọn òun ní ṣe mọ́ bí lónìí mọ̀dúrù náà láti tíráfù wọn tó ìmọ́mọ́ ọ̀fà bẹ́mẹ́wẹ́ àmọ́kẹ́mi ní ọgbẹ́ ìgbórí mọ́ jẹ́ àfáàtà jíngó ìfẹ̀ láti wọ ọdún mẹ́rin òun fẹ́ kí wá òun fẹ́ kí wá pàtà àwá ìfẹ́ nǹkan yìí tó fi gbá sí ti èmi ni mọ́ fadlu alayna àmá ìndà áwòdà fa abẹ́ìtò rọjá alfadlu ilayna ẹni alákùta bá ní ó wá tó bá wá ọlọ́lá lórí wa nù á máa kí láíláí ẹkú dìde òkèsí ẹkú dìde ògbòta ẹkú dìde ògbòrin a ma dúpẹ́ ìdìde ẹ̀kan alẹ́nita ní ọwá tí ò lẹ́wọ̀n àràjá alẹ́fọ́dún ilé ìnà òun náà ma bẹ̀rẹ̀ kó dákùnmọ́dìgbò dákùnmọ́dìgbò ma bẹ̀tẹ̀ fáá títí díjọ́ tí ó wá ní ọ̀rẹ́ kí n fi ilé ìsẹ̀gbẹ̀ tí ọlọ́wọ́ ọlá ikú ìwọ̀n tó kankan ní ọgbọmọ lérí ìgbòkó náà mọ́mọ́ yìí Àwọn aláàfà lábọ̀ àfà lábẹ̀ lórí ìdèrí mọ̀ pàwọn tó bá fà ní. Ọ̀wá níwà pé mo gbọ́ fífí, mo gbọ́ ní fífí náà lọ. Àwọn tó sápa mọ́ sára àfà lọ́wọ́ ní omi náà. Ọlọ́run nìkan lówó torí mọ́ wò pé mọ̀ mọ́ kí ó bí àwọn àfà àbáyé ti mọ̀. Wọ́n mọ́ kí wọ́n fi láti rí bí àwọn míì. Ṣùgbọ́n àwọn àfáà mi tí wọ́n tí ó lọ́dọ̀ wọn àbínú sí méjì ọ́fẹ́ lọ́dọ̀ ọlọ́run ìlú ń dá mi lójú bá wọn gbogbo àfáà mi mẹ́rin tí mo bá pàdé lọ́nà tó látọ̀jú bàbá wa ẹlẹ́hàá bàbá wa tí ó mọ́sá kìrìjì bàbá wa tí ó hasan bàbá wa tí ó adama ta kí ó ta tẹ́tẹ́ àjàtàwà bá ti ń bẹ lábẹ́ wọn àjàtúgbá èyí ò tó gbogbo sọ̀rọ̀ lọ́nà Ìrẹ́bìnrin tó lè mú ní ṣe àgbákò àfáà tí yóò bínú bàbá náà ìbínú àwọn àbáta wá rìnà tàríkà lọ́dọ̀ wọn ìtọ̀kọ̀dìríyà ni àbí Tìjàníyà ọlọ́run ṣàánú mi kò jẹ́ átúká pẹ̀lú ìjà ìgbọ́n ní pọ́lá albarka dòní Ẹgbẹ́ yìí náà bá fi tọrọ fẹ́ni tí bá ń fẹ́rẹ̀ nítorí ọlọ́wọ́ láwọn tó tó wọn ìgbàgbà náà. Ààbẹ̀rẹ̀ tí ń bá ìsọ̀rọ̀ lọ púpọ̀, ọlọ́wọ́ tó mọ́jọ́ wá, yóò tó mọ́jọ́ wá, torí wọn fẹ́ sí láìsí wọn ní òfẹ́ kó rí báyìí àádẹ́tò mọ́ lọ àwọn àṣẹ àdúrà ọlọ́gbọ́ ọlọ́run ó fẹ́ ọlọ́run mọ́kàndínlọ́gọ́rùn-ún òun láti gbọ́lọ́ fúnra wa tẹ́rẹ bá ti gbà gbọ́ pé ó rí bẹ́ẹ̀ pẹ̀lú ògbò ọlọ́run fi rẹ̀ ṣẹ́gbà pé ó rí rẹ̀ kátọ́ wá ṣàdúrà ọyá jí ìkan àtàyà mélòó kan kankan náà ni ó pò máa ti tájú bíi nítorí bẹ́ẹ̀ gbogbo látorí ájìkájò dínì gbogbo wá dórí ọwọ́ èèyàn ma kí ó fi ẹ̀ náà tẹ́jẹ́ pàdìríyà àbí ti ìyáníyà gbogbo látà ìjọ́njọ́ ní kí ó tó òfòrú ìbí rárá àti darí ẹni táyé ń tọ́ka ipẹ̀ onímbọ̀ ni àbásọ́dọ̀ ní bọ́ ní àbá ńlá ní bọ́ ní àbá tájù ní bọ́ pàràbá àmàkàzí ìgbòho ní bọ́ ní wọ́n tí ń tọ́ka sẹ́jì kọ̀ọ̀kan wà àti owó tààdákọ náà tí mà ní wọ́n ń tọ́ka sí wa wọn ṣe ìtọ́ka wọn tó kọ̀ bọ̀rọ̀ ọlọ́run rẹ̀ ẹwà àwọn ìyá tó ọjọ́ tí wá mú ẹ̀. Tó bá wà ní ọlọ́run tó ríràn lárí nípa àti nínú olúwa. Ẹni bá rí pé tó ń ti jọ bẹ́ẹ̀, alhamdulillah sábì ní ọ̀nà ẹ̀rọ. Ọba àwọn ọkọ́ mọ́jọ orí padà mọ́. Ẹni bá rí pẹ́pọ̀ tí ìrí bẹ́ẹ̀ kó tó ṣe orí pàtẹ́ ń nàfẹ́ ni ọlọ́run lóhun èdìdí rẹ̀ níwájú ọlọ́run. Ọjọ́ kí wọ́n tá ajá àpá àbájí tájú àpè ní náà. Àtọ́mọ tó dín bọ̀ á dà fà lọ́la, ẹmẹ́jọ á tẹ́ ń tẹ̀kùtẹ̀ nítorí gbígbà àdúrà tí ó gbẹ fáwọn ẹni ọlọ́run kó lè jẹ́ kí wa náà ẹ̀yà alẹ́jọ̀kú àtẹ̀yẹ oníṣẹ́ ọwọ́ oníṣẹ́ ìjọba tí máa mùsùlùmí jẹ ta àdíjẹ nítorí náà rẹ̀ rí pọ̀tá àfà náà rí wáyìí ṣé àwùjọ ìsìláàmù ń dá sí ní àmúláyẹ sáàntara wa láti ṣe ní àbó ìtọ́lọ́ nídàjì tòṣù nídàjì tọba gbọ́bẹ̀ labárí tàntara wa ìgbọ́gbọ̀ mú bá gáyé gbàdà tọba gbọ́bẹ̀ náà lárí dẹ́gbà àmì ah, ọ̀tara ní gbé mú ti wà lọ́dí ẹkí wọn àpábẹ̀ yí wọn ní ìmà ẹ̀ẹ̀ká tó tẹ̀síwájú sí ọmọ yìí padà àrẹ́bí jòkó fádà ẹjọ́ kan ẹbí títí jòkó ìjíṣẹ́ ọlọ́run rẹ̀ náà ni قولا شوركهم كل في الإسلام قولا nínú ọ̀rọ̀ ẹ̀sìn yìí tí ó pè gbogbo ìsìláàmù tẹ́tì tó ní níbi àti gbé olómi mọ́. láàásì ọlọ́ ánìyàn ahàdà gẹ́rẹ́kà ahàdà gẹ́rẹ́kà tí tó ní bí ẹnìkan mọ́ jẹ́gẹ́dọ́ bá ti sọ fún mi ó ti yó mi tánẹ́bì sọ ni mo fẹ́ yálò lásìkò tí ó tó kàn yìí. Kul amantu billah. Ànábì wá dáhùn, ìgbọ́ wọn sàálẹ́ tó bí nílé rẹ̀, Kul amantu billah, máa sọ lọ́rọ̀ pé mo gbà fọ́lọ́run, mo gbà Mastaqim. Ẹlẹ́kẹ̀ẹ́ yìí mastaqim, wá dúó ọ̀rọ̀ méjèèjì náà ni ni kò jù bẹ́ẹ̀ lọ na ní ìbámẹ́nu kúrò kul amantu billah sọ́ọ́lọ́rọ̀ ẹnu sọ́mọ̀ ìfẹ́kẹ́ wá sí fẹ́tọ̀ ìgbìmọ̀ gbàfọ́lọ̀ níbi owó wíwá ẹjá gbàfọ́lọ̀ jẹ́mọ́ wàhálà ipọ̀ wàhálà ó rúpọ̀ àwa ọlọ́mọ olóòwò là ń wá ọlọ́run sì fẹ́ ká wá àwọn ọwá bọ̀ wá ní owó lọ́sàn tọ́wádọ̀rún owó tọ́wádọ̀sán owó láàrin èèyàn owó ní wọ́n nìkan owó eh, ọlọ́mọdé awó gbẹ̀yìn owó bí ẹ̀bá ti wọ́ owó ìwòrò ọlọ́run ọlọ́run ọlọ́run ẹjá máa pariwo ọlọ́run ẹjá máa kígbe ọlọ́run ẹjá máa lọ́gun ọlọ́run ẹjá máa képe ọlọ́run ẹjá máa bẹ̀rẹ̀ ọlọ́run ẹjá máa kìí

a fẹ́ràn ayé lóòtọ́ àtàṣọ àti góòdì àti dáyàmẹ́dì àti ilẹ̀ àti mọ́tò àmọ́sítọ́ lọ́wọ́ ju ìwọ̀ ẹ̀lọ́kọ́lù tí ó fi ìsì bá bá ti fẹ́ràn ọlọ́run bá bá fẹ́ràn kan wọ́n ní ìdààmú wọ́n pọ̀ àmì nìsinmi wọ́n fi dàbẹ́ pé kí ní tọ̀ ń wá àwọn ọ̀gbọ́gbù tí a fún ọmọ ìsọ̀gbé à ń tẹ̀sà láti jẹ́ òkú níyọ ọ̀gbọ́gbù ọlọ́run ìgbòkó tó lọ́kàn rẹ̀. bàbá tí ó jẹ́ kókù bẹ́ẹ̀ lọ ọlọ́run dé níbi tá lérò tó máa sọ fún ẹjá dúdédé láàrin àkọ̀wá ìlú ó tẹ̀ fáàmà kí ni àwọn òfin òdúdédé ẹjẹ́ ńlá fún ní mọ̀ ha lọ́dọ̀ àwọn oníṣúfí nínú jẹ́mọ̀ asábà náà ní kí ẹ máa gbóra rẹ̀ sórí òṣùwọ̀n nígbé ìjẹ́ ọ̀rọ̀ tí mo sọ yìí dá mú ojú sọ ọ̀rọ̀ ìyá àwọn mi tó lè ní ẹnu rájàbù láwà ìgbọ́mọ sí ìgbàǹkẹ̀ kan bọ̀ báyìí ó bí mélòó tí mo gbà bàbá ni tó ń bọ̀ kí ni mo fẹ́ Ǹjẹ́ náfílà mi látò sí yàtọ̀ fún ọ̀ràn àyàn jẹ́ mo tí ẹ̀yẹ náfílà kankan kí ẹ máa kó rí ara ẹ̀ nítorí tọ́lọ̀. Ọ̀gá ni tí ó wọ́n ìgbò kírùn, ọ̀gá ni tí ó bọ́ pẹ́gbà rẹ̀, ọ̀gá ni tí ó bọ́ ọjà kó ẹ̀yẹ náfílà, ọ̀gá ni tí ó kàrọ̀ sọ ipò ọ̀sàdúrà àmọ́wọ̀ náà máa kàrọ̀ sọ rẹ̀. Wọ́n ló lu olè èèyàn ní ìsìnkú ọlọ́pùn èèyàn, ìjọba fẹ́ lè mú ọlọ́pàá ni ọ sọ́jà ni ọ àjọ ni ọ oṣó ni àfáà ni ọ, olóògùn ọ̀nà nǹkan bọ́ lọ́wọ́ rẹ̀ táàrí ìtayé àwọn gbọ́gbọ́gbọ́ wọn lè ṣe kí ẹ náà gbọ́rùn wọ́n kó rí ara rẹ̀ almuhasaba almurakaba lẹ́kẹ́jì ma wá sọ ààrẹ bí ìgbàtí ẹ̀rùn sọmọdúgbá tó fẹ̀sẹ̀ gẹ́gùn mọ́ fẹ̀sẹ̀ gúngò mọ́ jẹ mọ́ fọwọ́bọ̀ ní mọ́ kò fòtò wọ́n náà máa sọ ààrẹ fẹ́ mọ́kùnrọ̀ ọba ńlámọ́jẹ̀lì ọba ńlámọ́sògbógó ọba ńlámọ́sògbọ́lọ́wọ̀fẹ́ máa bá ààrẹ ẹlẹ́kẹta almuhakaba tàbí ẹ̀sì kama lọ́wà tó muhakaba servicemen tó bá bọ́mọ̀ rẹ̀ bá ṣe tí ọ̀dá jẹ́wọ́ àbáwẹ́ àbáníbarú bí àwọn bá ṣe tí ọ̀dá áfòójẹ rẹ̀ fi wọn ṣe rẹ̀ ọ̀gbẹ́ni tí ó mú wa tọ́lọ́wọ́ bàbá àwárí ìwé gbogbo ọmọ pẹ́lá yóò gbogbo ẹjọ́ ọmọ fún tó tó rábà tẹ́ tì mọ́ lórí tó tó rábà tẹ́ tó bá tọwọ́ rẹ̀ lẹ́jẹ́ tó dúró iṣẹ́ lágbárí ìbárùkùn ayé mọ̀ tó tó kẹta kìámọ̀ ẹmọ́ ti apẹ̀ ara wa ìbárùn lọ́sí kẹta ní dáadáa kí mo tún tí ọ̀dá ẹlẹ́ẹ̀kejì mùrákábà kama wá sọ́rọ̀ afẹ́mẹ́jọ ìṣẹ́jú mo fi lánà tí ọ̀dá ọmọ lèmù ẹlẹ́ẹ̀kẹta ni mùrákábà akẹ́gbẹ̀jẹ́ ń bára mi wú kí n fún àmì ní pẹ́lú fún ẹ̀ owó olówó tí mo jẹ́ a wọ́n sàn padà bí n bá sì fẹ́ padà ẹjẹ́ ń bára mi wú wá fáwọ̀ mẹ́ta bára rẹ̀ wú àwọ̀ mẹ́ta ìtorí wọ́n àwọn ọgbà àwọ̀ méje torí pé mo ti báyìí mo ti báyìí nígbà tí ó síjọba tí ó mú mi tí ó sọ́lọ́pàá táà síbi kan tá lọ tó èyí tó bá dáàlì kìí àmàkọ́lọ́ mọ́ bàrú wọ́n ẹjọ́ bára ní ní táwọn ẹni ọlọ́run tí so mú táwọn ẹni ọlọ́run tí so mú táwọn ẹni ọlọ́run tí so mú lẹ́yìn náà tó wá sí kẹrin ẹ̀ náà ni kọ́lọ̀ wọn tó takú ìsìnkàmọ̀ tó rùn tó takú bí àníjẹ́. Ìhùn lè torí tó gbogbo ọlọ́run tí wọ́n ń sẹ́gbọ́ wọ̀n ní ṣe ilé torí tó mọ́ bá kú tó bá rẹ̀ tí tó rí kí wọ́n tó rí ní lọ́sọ́sì ní lọ́bì kan ọ̀dọ́ ọlọ́run takú sí mọ̀ takú sí ìjọba dà ní kọ́dá. Náà lábi tó ìtọ́lọ̀wọ́ ìdàkùn nítorí tí ó ti lọ́rọ̀ ayé níbi alùpùrárì náà àti tọ́lá tó fẹ́ ìsìnká mọ́ jùlọ ìlàfẹ́ràn ọ̀tọ̀ tó jùlọ ìyọ̀kùn nítorí ìta wádọ̀ àbára ẹ̀rù mọ́tò mi ni wọ́n ìṣẹ́ mọ́tò ọlọ́run ti bá pààrọ̀ ìjọ pọ̀jù lẹ́nu ìlú ọmọ tàbá ní ìyẹn pọ̀jù lẹ́nu gọ́nà sí ọ́ìlú mọ́tò ń gbẹ́ àbí àbá báyé gbọmọ̀ àbá tó fi àtọ́lọ́wọ́ tó kó ní wà lọ́wọ́ gbọ́n wà lórí ìjòkó ìwọ̀dé orí òmù àjòbò ni ẹ̀yẹn tó ní bá rí o àjò fún rẹ̀ lórí àdá bá jẹ́ orí ẹ̀dá mọ̀ lórí owó ìbòrò ká tó rí torí ìwọ́lọ́n tí Báwọn náà kọrin fún wa, ọlọ́gbọ́ aláìbáríkà. Bábá sáájú ìgbó rẹ̀, tí ọba tó dúró sí ọlọ́wọ́ tó tí káwọn ẹ̀yà ìtò dúró sí ọjọ́ rẹ̀ lọ. Àwọn ọ̀rá yóò tó dúró sí ọjọ́ rẹ̀ lọ. Àwọn àbó tó dúró sí ọjọ́ rẹ̀ lọ. Ọlọ́jọ́ mi náà lè dúró kú sí o àgbékágbọ́ olúwa ọgbọ̀ lọ́sìta kútù bàbáwo tó owó ayé ọkàn múmi ní omi o bàbáwo tó ogun ayé ẹsẹ̀ múmi ní ọyẹ o àgbékágbọ́ olúwa ọgbọ̀ lọ́sìta kútù Àbíkágbọ́ olúwa gbọ́ lọ́sìta kútù Àbíkágbọ́ olúwa gbọ́ Bàbá wọn tó owó ayé àtàmú mi ní ayé. Bàbá wọn tó ogun ayé àtàmú mi ní ayé. Àbí kájọ olúwàjọ kábí ìtàkù sí. Àdìsáwò tẹ́ bá débi tó gùn tí jẹ́ bàbá wa ìrìnàjò ìgbìmọ̀ èyí ó Ó ògùn ó sì tẹ́ Ìyá àti bí òṣèlú ọmọ. Bàbá òkè ogun ayé ọkàn múmi mi wọn. Àbí kátọ̀ olúwà sọ káfíta kúsí ìrìnàjò òfógun sí ọmọlọ́ìní. Bàbá òkè ogun ayé ẹ̀jẹ̀ múmi lómi. Àbí kátọ̀ olúwà sọ. Agbọ́kàwé ni, agbọ́kúnṣe ni agbọ́jọ́ ni agbọ́kúnṣe ni, ní ọgbọ́n ọgbọ́n mọ́tò ẹbí náà ẹbí mẹ́fà ọ̀kadà ní tó ń gùn ní tó ń ṣe bí lórí ọ̀kadà yí ajúwá jẹ́ wọ́n tó ń dàmí láàmú ní owó olókùnmọ́ rẹ̀ǹtì bàbá òkè yóò ayé ẹ̀ẹ́ mú mi ní ọyẹ̀ Àdúkágbà, àdúkágbà, nínú kádà rẹ̀ bí ohun tó ń ronú àrùn ní kìí máa ti lọ lọ́gbà. Ọ̀rọ̀lẹ̀ fún òun ní ṣe gbogbo wa. bá ṣàgùn lọ bá jẹ́ òun ni, ẹlòmí ń sáà tí ò àtọ́pẹ́ àtẹ̀tẹ́ ẹlòmí ìdá gbogbo ẹ̀ nígbò sí ìsìláàmù ìdá ọ̀sẹ̀ kí nìlẹ́lẹ̀ ó tún sáwú ó tún só mọ̀lẹ̀ ó tún só mọ̀kè ó tún mọ̀ odò gbogbo ẹ̀ ló mọ̀ tán orí kẹ̀kẹ́ orí kẹ̀kẹ́ àbíkágbó olú àlọ́ látàkùnkùn yóò ṣùkáwà tó ààmì tó bèèrè fún mọ̀sẹ̀kẹ̀ tọ́yà bá takùnkùn ní lórí o ẹ̀yìn Ẹ̀ẹ̀níta àwọn ọmọ ilẹ̀ oníjẹ́ ìsìkámọ̀ níjẹ́ ìsìnkú tó tọ́lọ̀ yìí, ní ní fọ́lọ̀rúnlẹ̀, ní ní bọ̀lùkùránilẹ̀, ní ní bùsùlámùlẹ̀, ní ní fi wọ́n rá sílẹ̀, ní ní bàbàrá tó rẹ̀, náà ni àìfọmọ́ ilẹ̀ tẹ́ ìbílẹ̀ ní ọkọ̀, àdìgbà ń gbé ìyàwó lóyìn ìyàwó ní ẹjáde fẹ́ ìjáde nígbà wọn fẹ́ ẹgbẹ́ iná tó ń wọlé pẹ̀lú alé tí alílẹ̀ ní wọlé tẹwà tó sùúrù sùúrù náà olúwàjọ́ Káàdì ìtàkùsí. Yálà, lórúkọ. Àwọn tààlọ̀ sábá jẹ́ nǹkan ọ̀sán. Ẹ̀sọ́ ní tààlọ̀ sábá jẹ́ nǹkan ọ̀sán. Ìwọ́n tó ọjọ́ òun gẹ́gẹ́ lógún jẹ́ bí àbùkátà tí ò náà. Ọlọ́run fi wá pé kí ni tó fi wá sí ra wa ni. Ọlọ́run lé àjẹ́ àbá ni ọgbà lẹ̀. Ìgbọ́lọ́n bá lé àfá ọmọ kí wọ́n ọgbà lẹ̀. Ìgbọ́lọ́n bá lé ọmọ kí wọ́n bá lé pásọ̀ lọ́dọ̀ àfá. Ọlọ́run lọ́dọ̀ àfá àti pásọ̀ lọ́dọ̀ tó bá ní ọkùnrin obìnrin ní ọgbà yóò wá ní obìnrin ọkùnrin àgbàlẹ̀ ọlọ́run bá gbogbo pé ẹnìkan ní sinmi ní tí ń bá jẹ́ ẹ̀sinmi ẹnu ní òkú káyí ẹ̀mí ní sinmi ìgbẹ́gbẹ́ ìgbàmọ̀ ogun ògùn tó ń gbé ẹran òkú na wàhálà rẹ̀ bẹ̀rẹ̀ ìgbẹ́ tí ẹ̀bá kàwé dókùn lẹ́yìn lọ́sàgbákùn ìgbẹ́ tí ẹ̀bá dókò ìjọba tó bá ni sí kábọ̀ olúwàjọ́ kábíbà fújì sábàwọ́ tó wó ayé tẹ́bọ́mì ní ayé sábàwọ́ tó gún ayé àkàbọ́mì ní omi àbí kájọ́ olúwàjọ́ kábíbà fújì. Ìtìkọ́mọ̀. Fàṣẹ̀kìmọ́ bí ìwà fàyà ẹmà bí ẹmà sàdó ẹmà mú ṣe ìyẹ̀wọ̀ ẹmà ti àbára ìmọ̀ oòrùn. Iná bá bú ìwà láàbí dìdìnà. Èyí tí ẹmà lè má jẹ́ òun sọ̀fọ́kọ̀ fọ́yà ní ó jẹ́ kí wá dájọ́ wa kó sí ẹ̀sìn tí dẹ́kun lọ dapọ̀ bá wọn tí ò sára wa. Ìlàmọ́lá rí bá kò mírọ̀ pílé ọlá. Ẹgbẹ́ wọn wà lè fún ọlọ́ ẹmọ́jẹ adọ́gbọ́n Wà jí ìbò yẹ sí dídí ọmọ ìrìnà. Abẹ́lẹ́ ọlọ́run kó lọ́la ìlera kún ọlá kún owó ká máa gbádùn àríbíkẹ́ dáyé kọ́ ẹ̀lẹ̀ máa sọ wípé mo rọ́ lọ́wọ́ ẹgbẹ́ mi mo rí lẹ́kọ́ mo rọ́ jẹjẹ ìbábúṣí mọ́ tàrà àìṣẹ́ ìtàdà tó bá ìgbà ní ma báyé mi lọ́gbọ̀n ò ní rọ́sọ̀rọ̀ kí ní rí tẹ́gbẹ́ mi ṣe àtàkìdú àdámú sí ara ìlà tó kúmọ́ ni wọ́n jí láàárọ̀ kí n tún kí n wọ́n lọ ọgbọ̀ kí n tó rọ́wọ́ jẹ bí mọ́ tọrọ jẹun ní sọ́dá bẹ́ẹ̀ wà náà ṣe kòrò rábì ní ìbára أسبالا وربطوا أسواتا الأسوات وذكره Ìrọ̀sẹ̀ni táwọn ìmọ̀ sọ fún òkú ní mo ti kí wọn gbàgbé ọlọ́run nígbà kan kò sì bọ́ sí. Láìbá ni a ti rò láwọ́ kó rà nànà. Ṣé kí ni wọ́n fọkùn á nìkalẹ̀ wọn òró wò? Wọ́n tún sí àmì ìkàrùn kìí àmì ìbí dùn. Ọjọ́ ìjọmọ́ parí inú ẹbí wọn parí lẹ́gbùgbò wọn òfìgbà kan mẹ́sẹ̀tọ́ lọ́wọ́ orógú tí ẹ̀ ìbà kìdí àjà tí bí ó ti rà tí ọlọ́run sọ́bá iná nínú ọba lọ́gbọ́ wọn ó ṣe gbóyàwó gbọ́ ọmọ mú ó tẹ̀tọ́ fún bàbá mi ìyá mi àtọkọ àtìyàwó Àlẹ́sàárẹ́ Àwọn ni ó jí ti gbogbo ẹ̀ táwọn kan sì dáa orúkọ ìrìnṣẹ́. Fúnlù ìfiwá ní kọ̀dọ̀ ara bá wọn. Àti ọ̀pọ̀ ni kálukú ní kọ́lé ńláńlá ni wọ́n lò mọ́tò ńláńlá ọ̀nà tí wọ́n ti mú ọ̀gbọ́n Wọ́n bàtà

àwọn ni àdúrà ògbàgbọ́. Àlà ìlàrí àdì láyé. Àdúrà ni ẹjá ṣe lábá wóògùn ẹgbẹ́jà máa sàdúrà oúnà ni ẹ máa pè mí, ẹ máa pè mí, ẹ máa pè mí mọ́ ta ilé. Ọlọ́run tó sọ́rọ̀ náà lábẹ́ pè yóò bá lóòrùn. Wálìtẹ̀ sí ń bèèlẹ̀ ọ́n sì fi, wálìtẹ̀ sí ń bèèlẹ̀ azimi. Àbúkọ́ takútì, kásìtà ní ẹ̀sìn kọ́mọ̀ ẹgbẹ́ mọ́ rájàmù lára ilẹ̀ ìjọba ẹ̀dàkùn ọdún fáwọ̀kún, ẹjẹ̀ máa fátọ́jú ọfàwọ̀kún.

لا إله إلا الله ادعوني أستجب لكم ادعوني أستجب لكم الله يكتمي وضعينه إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داهين ادعوني أستجب لكم الله يكتمي كلا يستجب لكم Iná lẹ́dí na ya sàkbírò na a ní àwọn tó ní àbúrà tó pọ̀jú ó ṣúrú òṣèlú tẹ́lẹ́bí wọn mọ̀ jáàmù mọ̀ dáwì rí nà ìyàwó fi gbẹ̀yìn ọ̀rọ̀ wọn. Ọjọ́ pàdúwà, ẹ̀rin, ákẹ́ẹ̀sì náà lẹ́rù ní pé ó kájọba bá àwọn àfáà tí wọ́n tí wọ́n tí ń pè wá kọ́lọ̀ sí láì wọn. Wọ́n àti náà

صلى الله عليه وسلم lánà àwọn afá wa lánà àwọn òbí wa wa wa àwọn ọmọ wa àwọn ẹbí àwọn àrọmọdọ́mọ wa tí ń bọ̀ mẹ́jọ ti Allah Allah Rabbuna ya Allah La ilaha illallah Allah Allah Allah Ẹrú dáadáa, ẹrú dáadáa, ẹrú dáadáa, ẹrú dáadáa, ẹrú dáadáa, ẹrú dáadáa. لا إله إلا الله لا إله إلا الله إلا الله القادر لا لا إله إلا الله لا الواجد لا إله إلا الله القادر لا إله إلا الله لا رسول الله Ìlànà ìlànà La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah.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 وقد على الرقيب لا لا اله الا الله المجيب لا لا اله الا الواد لا لا اله الا الله العقيم لا اله الا الله الودود لا اله الا الله لا المجيد الله إلا الله لا لا إله إلا الله لا شريك ولا إله إلا الله الحق ولا إله إلا الله يا الوكيل لا إله إلا الله لا إله إلا الله ولا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله أشهد أن لا إله إلا الله الله لا إله إلا الله

لا لا إله إلا الله لا الوارث ولا لا الرشيد ولا لا إله إلا الله لا الصبر ولا لا إله إلا لا الله ولا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا

ńlá ńlá ńlá.

ìgbẹ̀lọ́run àtọ́rẹ àìgbọ́ọ̀lẹ̀ fásitì ìkùn ẹfọ̀ tààlẹ̀ fọ́lọ̀wọ́n ní ojú ọ̀rọ̀ rẹ̀ ní àtọ́lọ́ yí àti wà lójú a máa sáré gbọ́dọ̀ ilẹ̀ ọ̀bá tó tọ́lú oṣù lọ Ọlọ́run ọlọ́ọ̀lọ́ ọjọ́ alékè wọn. Àmìnà. Yáàrí dáadáa sí láyé ọlọ́run. Àmìnà. Wọ́n lápòjú dáadáa mọ́ sí wọ́n lápòjú òkú ọ̀tá. Àmìnà. Àmìnà. Àmìnà. Àmìnà. Àmìnà. Ọjọ́ aláàbò ìgbọ́ ló fi di ààbò dáadáa ààrẹ. Wà á fi wọ́n ní àpé ààrẹ àti fún ààrẹ. Wọ́lá ilẹ̀ ilẹ̀ ààrẹ. Ìgbọ́n tẹ́ran àfá lọ́wọ́ àfáta di dé láti pèlọ lókè láti pèlọ záríà láti pèlọ àtàlátò. Òkú láti sọ̀rọ̀ yí fún wa. Abániran dápọ̀ nílọ́pọ̀ ásà ìrántí ẹlòmí. Àfọ̀rọ̀ ń lọ́lọ́ lọ́wọ́. Àfọ̀rọ̀ ń lọ́lọ́ lọ́wọ́. Àtẹnitẹ́ tún lọ́sí lónìí. Bá àbájúmọ́ fi wó ọmọ ìyàdó àdáṣe fún ọlọ́run ó dán dáadáa òjò inú lọ́lá ilaha illallah حياتي مرضية بلا إله إلا الله آمين حاجتي مكتبية بمحمد رسول الله وأمري الدين والدنيا مبروك بصلى الله عليه وسلم حياتي مرجوة بلا إله إلا الله حاجتي مسؤولية بمحمد رسول الله وأمري في الدين والدنيا مبروك صلى الله عليه وسلم فواجه جهوك يقول تحمده كذلك حياتي مرجية مرجية لا إله إلا الله ilaha illallah Májẹ̀tí. Májẹ̀tí. Màtíkì ìyàtò. Màtíkì ìyàtò. Muhammad Rasulullah. Muhammad Rasulullah. Wa amri. Wa amri. Bid-din. Wad-dunya. Wad-dunya. Mabruko. Mabruko. Sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. níbi ìṣò sallallahu alaihi wa sallam àmìnà àṣàlátù aláàmìnàbí sallallahu alaihi wa sallam taslima àṣàlátù aláàmìnàbí sallallahu alaihi wa sallam àṣàlátù aláàmìnàbí sallallahu alaihi wa sallam àmìnà àṣàlátù aláàmìnàbí